làáwùlà wàlákùwàtà ìlà bíláì àlíyùlè àsìm. ọlọ́run ọba mo mọ̀ gbáyé mi dé o mo fẹ́ lo ẹ̀bùn tó fún mi. ọlọ́run ọba mo mọ̀ gbáyé mi dé o mo fẹ́ lo ẹ̀bùn tó fún mi. ó fún mi lẹ́bùn ewì onímọ̀ ké ó fún mi lẹ́bùn odù onímọ̀ sọ ó mi lẹ́bùn àwàdà gbẹ̀ngà adébòye mo bá wọn dẹ̀rìn kò ṣùnú ó tún wá fún mi lẹ́bùn mìíràn onítùmọ̀ nìkan ni. láìla ìlà àǹtà ṣubú ànàkà ìní kùntùn mi náà sọ̀lì mí náà orin ti dàpọ̀ mi rí. aládùn sani fùjì àwúrẹ́bì tún bẹ níbẹ̀ orin àtàtà sani wàkà o plus other indigenous music àfojúdi Shina Peters orin ní ìfún ọ̀tán alábẹ́fẹ̀ ló tún dé orin títún. país. àṣẹ kó má jọra rẹ̀ lójú kó sọ pé òun ti tó tán gbogbo ọ̀sán kó ronú. bóyè máa bójú rẹ̀ bọ̀ o. Where will you just stereo, it is played on the radio. Rock it in your party, enjoy it for your pleasure. When it rumbles and rumbles, where the music is the Grammy. Like dancing, dance with me for smarter and you too weak. It is the music of our age. The service belongs to our time. It is the music of our age. The service belongs to our time. So let's rock and rock and rock. Oh yeah. ọkùnrin àtọ́bìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀. Ah. it is my considered opinion ọ̀rẹ́ tí lájẹ́ yíyan inú mi ọmọ yíyan mọ́ mi lè ṣàlẹ́kù bẹ́ẹ̀ láti kùrìṣẹ́ tìrín ní aláàjì pàìtọ́ olúwo trp the king of radio programs ọba àkọ́mítọ̀ lórí programu rédíò the golden ewe exponent ògbóǹtarìgì nínú akẹ́wé tilẹ̀ àti tòkè òkun. the world officially crowned odology king ọba àwọn olódùkẹ́ amadé odò àgbáyédé lórílẹ̀ tó pé inimitable master of ceremony fc lọ́ọ́ jẹ́ bẹ́ẹ̀ kí orúkọ rẹ̀ gidi gan láì kóòtù prince ọmọọba dókítà olúgbénga adébóyè fún wọn tán ẹ ládé alárayá ẹ fún láti ọ ẹ má jẹ ọ ìyá oníbejì àtọ́ dá níbo ló gbọ́n. ശശിയൻ ọ̀dà fún mi ju báyé ṣe rò lọ. ẹ̀dùn àṣé orí òyìnbó kan pé njẹ́ òní ń gbà tó pòwe. lọ́jọ́ ọjọ́ ni o. bóòlù ṣe pa. Hmm. ó ní hmm, a man is dreamocautiously premovious only when a violent triplicity ensure a tandigorana epilogue. ilẹ̀. and mẹ́tì parí ẹ̀. And if the general redemnity is coupled with a fallous hegemony, then a meritorious and gallantry frevoling cares for the manglimoparial applause. Mm-hmm. Ìyẹn ni pé alátiṣe ní màá ti ṣe ara rẹ̀. Wọ́n máa ti ṣe ara mi ń jọ́tà ń wí. <laughs> Àwọn àgbààgbà ilé wa ni à ń sọ̀rọ̀ fún bá mi. Débóyè o, ọmọ rẹ̀ ti bàlágà o, ó ti tó bẹ̀yẹn ní ilé o. Ó sì ti tó yàwó fẹ́ lóòótọ́. Ọba Julaga lọ. Ṣé <laughs> ṣe o ṣe yọ̀dà fún ọ? ṣàfù ọlọ́ọ̀lẹ̀ sí inú nísàlẹ̀ gáréèjì kè lọ́kọ̀ o ní mọ́tà ọmọ ẹlẹ́rọ ó ti wọlé yá o ráàmọ elékuru náà fọ̀rọ̀ ọkọ lọmi fúnra rẹ̀ ọmọ sì da tó ń ti gọ̀ǹbọ ẹ̀kẹ́ rẹ̀ tó jí pérépéré tí wọ́n lọ agbébà mú un lé lọ́gangan mú báyìí bí ẹni pé wọ́n bímọ ni. láìka ẹwà ṣubú lù ú. <laughs> latifatu tẹsẹ̀ kan ń dùn náà ń wọkọ kíkúrú tó kúrú kì í sáàsá ìsàn ìwà la nílò. ẹni wọkọ pa mí pé tọ ṣé irú hàn tẹ ẹ wá lẹ́yìn náà lọ yẹ mí. lémi wípé láì tí ìyanu láì tí kàtíkè láì tí lo mékọ́ọ̀pù láì tí ìṣètè mi ní kankan láì tí fìlọ́fíńdà rékété báyìí ni mọ̀mọ́ máa ń rí bí egbin. àṣàwọ̀ ṣe oje mo bá ní tọ̀ mo ní lọ́jọ́ báyìí báyìí lọ́jọ́ sunday ní yọ bọ̀ sí ẹ máa retí mi nílé be expect me ẹ máa retí mi wọ́n ti ránṣẹ́ síyàwó náà tí wọ́n bá ń rí láti ibi tí ń gbé ó ti dé o wọ́n wá ṣàlàyé fún un pé ẹ eh, ọkọ rẹ mọ̀ náà ṣe o ṣùgbọ́n ìwé pọ̀ o ó ti ka tẹlòmíì mọ́wé rẹ o. bẹ́ẹ̀ wo sì parọ́. ló bá gbáradì lọ́ba gbáradì dèmí bí ẹni tó dira ogun pétọ̀ òǹkú oríire òun ti jẹ́ ẹ̀bùn arákùnrin pàkìtìpàkìtì kan láti iléeṣẹ́ Lagos State ẹ̀yin Lagos State ẹ̀ mọ̀ sí iléeṣẹ́ yín àmọ́ ìjóná o hmm. bí mo ti yọ sáàrin ìlú tí mò ń wo gàréètì <laughs> wa lọ́ọ̀kan báyìí gèlè mọ̀ kọ́kọ́ rí ah, ah who get am for this madam kò fó gèlè <laughs> àṣìmì ni bí mo ṣe délé náà ń kí mi ee bọ̀dá mi gbẹ́ngẹ́ káàbọ̀ àwọn ah, àbúrò mi nù ǹlẹ́ àbẹ̀fẹ́ o mọ́ mi nù ọláyínká ọmọ rẹ bí yan èkó ọ̀sán ọ̀ ẹ̀sà ògbìn ará ògbójò kò sí rí kò sí fẹ́ kù ọmọ àti burúkú sí rere ọmọ àti kàtẹ́tẹ́ sẹ̀ máa ń rìn. òdodo bẹ́ẹ̀. para ti ọmọ náà ọ̀dà lọ́ba sì náwó sí mi hello you are welcome o. sọ́jà ni dán. kì í ṣe sọ́jà. ọlọ́mọ̀wé kan ni. ọ̀sìn ah, ah, mo ní ilé ìbò tiẹ̀ ni tọmọge dúdú ọ̀họ́ síbẹ̀ bí ẹ̀yìn àpẹ kókò èmi sì kọ́kọ́ ṣe gìràgìrà mọ́yàn mo bá jókòó ti ságo burúkutu kan tí bá mi ti tí wọ́n ti bá ń ra alẹ́ mo bá ń fa fín fín fín bí ìgbà tí ọ̀sẹ̀ ń rọ̀ bí ìgbà ẹ̀fọn bá ń mú jẹ èèyàn ni <laughs> bẹ́ẹ̀ ni mo wá ń ronú sí èbú ọmọ wọn ẹ̀kan pé nǹkan ah, mi lóminú àtomi òde wọ́n pe bàbá kan ní alàgbà oyèdélé olóyè ní chief oyèdélé di tailor àbúrò máa mi ni ó ní gbẹ̀ngà lọ báyàwó rẹ kẹjọ sọ̀rọ̀ pọ̀ abáwọn ah, pé torí rẹ ló fi sítẹ́ẹ̀mù ló fi lọ bọ́sàkọyọ ọmọ kọ́mọ́dá hmm. mo ló sì dáa mo bá dìde ọ̀dà kan yọ ní faranda sebe mi ló sì yẹ ń wọ gbádùn ẹ. ẹ rè é jíròrò. sebe mi ló sì yẹ kí n kọ́kọ́ sọ̀rọ̀ àbí ẹ̀kọ́ pátọ́mọgé ọ̀dáhùn ọfẹ sakọ wípé kí n má bàa rò pé kúrúǹtù ló ń wò bí mo ti ń jókòó mọ́ gbọ́. <clears throat> you are welcome once more again. ṣebí if i not mistake your name to call you were mr gbenga wasn't true. <laughs> <laughs> mo bá lò sọ́kàn pé èbó ilé ìmọ̀ tó ń la kí n bíríìjì mo ní wẹ́ẹ́ true true okay àdúpẹ́ àìwà tó dẹ́ by your father and your mother that you wanting to marry me wasn't correct mo ní ó ní yes kẹ ah, ah. <laughs> in fact Gbénga I too loving your family o di aye siafu di aye loving di aye accommodate play with me play with me when I was arriving especially your mama ah, I loving ya orí mi o. sẹ́rí mọ̀ ń bọ̀ sẹ́rí ńgbà tí mo rí i pé ojú ègbò rẹ̀ ìwà ń tì mí torí àwọn ọ̀rẹ́ mi ti ń gbọ́ wọ́n ti wú fún ẹ̀rín fetus want to burst ṣùgbọ́n ẹ̀rù bá mi ní bá àwọn tó wọn bá ti bẹ́ mo ní but my dear ó ní ayin my sweet <laughs> mo ní well oh, sì jẹ́ ká máa sọ èdè yorùbá tó ń ṣèdè ilẹ̀ bàbá wa yìí. bá ti kàwé yẹn rántí. Hmm, tọ́jà pé bẹ́ẹ̀ mi bá tiẹ̀ fọ yorùbá sí ọba èbó ló fi ń dá lóhùn ó ní ah, ah, as a educated person now we should prove our ability at least to know the hotter out of we both. kàmẹ́ tó gbóná jù. ọ̀nì hotter <laughs> so gbenga it is you o who knows what you saw inside soup that you brought iru in your hand. <laughs> eléyìí mama ìwọ lọmọ tó orí lọ́bẹ̀ tẹ ìwà lọ́wọ́ ọsẹ mọ̀mọ́ gita omi ìnìyà òtójú ẹ̀ lé kókókó mo bá rò pé mo ní tiẹ̀ yẹ kí n collect eh, informations díẹ̀ nípa bọ̀bọ̀ ìṣòmọ́rún nǹkan bẹ́ẹ̀ náà àṣàrà ẹ̀kọ́ náà kò yé yín náà pé kí n kàn tẹ́ mọ̀ bí tí bọ̀bọ̀ ti wá mo ní ọmọ ọmọ ọmọ ọmọ Could you furnish me with your general um, info? ó ní láéláé God forbid it ọ̀dà yẹ́ àtúnwá I am only half kuruna one time ago I am doesn't having ifo. ọ̀rọ̀ bó ti á jẹ́. mo ní àlàyé you see I am not talking about ifo I mean your general uh, general information you see what do you do for a living? ó ní ah eh, yes kẹ́. Okay. I am live at number forty Kewo layout Modeke but I doesn't stay that place every time o oh. time time time I going to Okeamala number eighty-five because I having a brother there his name was Fatai Akimbo mm. time time time ìyẹn ni pé gbogbo gbà ó lóun gbé kó ìwò òun ó ní Modeke ó ní Okeamala ni mo ní òkè. Okay iṣẹ́ wo gan ló tiẹ̀ ń ṣe náà torí n fẹ́ jẹ́ kọ́ mọ̀ ìpè kìnìún ní ah, ah, ah, talking english now are you tired. ọ̀fẹ́ dókítì kọ́ olùkọ́ni ní ọ̀jẹ̀. òṣèwò ni anyway my work is the seller i am sold things like aṣọ òkè particular what of yours what are you doing. Mm ẹbẹ ojú pálí lọ tíbi ta tiẹ̀ èso ojú dọ́sìn ni. ìkà ìṣègbè dọ́sìn bá ní wúlò ní yóò dọ́sìn kí ni iṣẹ́ tí wọ́n ṣe. ẹ ẹ mo ní well I am an artist mo gbọ́ mo bá fèèbò. I am an artist, a broadcaster, a chartered audiologist, a musician, a exponent. Only I read you. Abájọ, I saw in one of your records which you are wearing red lace like this for the album, Abi, with a tortoise car, and you are talking about a girl you carried and did as block inside the car. Read you. You are a funny. pé <laughs> gata bá ṣèwádìí ọmọ ẹ dáadáa ọba graduate ni ọ jẹ. ọ̀sẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ mo ní ah, bẹ̀t sisi njẹ́ o wípé um, <clears throat> as a public man tí mo bá ní kó lọ represent mi níbi kan bí ìyàwó mi gangan òyìnbó ló fún máa ló fún máa máa sọ̀rọ̀ ṣá ó ní good they will take. <laughs> kí ni tó máa o. wọn á gbà <laughs> any place i am represent you and they wanted me to spoken english i will prove my educative for long. <laughs> ẹ o ṣeun àṣe àsọmọkọ kan lórí kò fẹ ni hmm. ló ti wá mo ní mo tiẹ̀ ń bọ̀ nà mo ní ọmọ bo ni ọ ó ní. I was sight ojú ń tì mí. <laughs> You will be new it in the future. Eh? Ẹ máa mọ̀ lọ́jọ́ iwájú. Eh. Ó ní Mr. Gbénga. Hey. Eh. Hey. Don't let us wasting time in our marriage. Why? Because some big men are after to marry me. So I wanted you to brought me to Lagos in quick. I'm finding a teacher work for me. Kí n ra mọ̀ sí tíṣà mi jẹ́. Ìrọ̀ láwọn big man kan fẹ́ fẹ́ wọn fẹ́ gbà mọ́ ń lọ. Mo ló tiẹ̀ da. Mo ní gbogbo ọmọ Lagos state, Ogun state àti Ọ̀yọ́ state ni wọ́n máa ṣe lẹ́sìn lọ́dọ̀ ẹ̀. Kórìí wọn mọ̀ bá a dàrú. <laughs> Ẹ̀yin olólùfẹ́ prince fún wọn tán lálẹ́ balẹ̀ ó ṣeun lálẹ́ bá lẹ́ mo bá fìtì dúró èsè kóró nínú yàrá màmí mo ti lọ sọ borí màmí ní gbẹ̀ngà ee eh, gbẹ̀ngà má sun ọ̀rọ̀ mọ̀ wá mo ní kílódé n ò láìkí ojú tó fi ń wu ọmọ nì lọ́sàn bó tó ní lọ́sùn tì ní ọmọ ọmọ lè rí ayé dídé fún lajà quick quick dídé fún mo ní mo ní màmí inú rẹ̀ òbí mi náà bẹ̀t èbú ẹ̀ ní ń bá lẹ́rù màmí ah ah tọ́bajẹ́ tẹ lẹ́yìn òní ọlọ́run ló ń ké ọ gbogbo èèyàn lọ bẹ̀rù rẹ̀ ládùúgbò tọlọ́pàá bá alẹ̀ mẹ́ nìkan gbẹ̀ngà mi tí ọmọ nbá dé pẹ̀lẹ́ ìbò rẹ̀ tọ́ bá yarí tán ọlọ́mọ mọ̀ jẹ́ ọ̀yarí tọ́ bá yarí ọmọ pọ̀n lẹ́nu lánàá gbẹ̀ngà ọlọ́run ló pèsè ọmọ yìí fún ọ ọgbàdùn rẹ̀ yéèyàn mi àfẹ̀kan náà àfi kó kó kó lọ́ba sì yọ tuntun mi nínú yàrá mọ́ mi ó gé ọgàn òun náà bá sì fa sọkàn ó yẹ pa ìró kan yẹ pa kájà sọ́run gbẹ̀ngà my heart. Ah. Ah, ah. What are you just? here? Is it you not ready to sleep in? <laughs> so deep, eh, so Money, don't worry. Mama is discussing her burning issue about our marriage plan. You see, you can go and sleep. Ah, lọ́ba lọ sùn tiẹ̀ lóòótọ́ ọ̀n lálà. Èmi náà sùn tèmi lóòótọ́ mò ń dream. Mo ti dàárọ̀ ọjọ́ kejì kí a mo ti ta mọ́ra bá mi. Ọlọ́run ó pèsè ìyàwó rere fẹ́mi lẹ́kọ̀ọ́ ní ìrẹ́dì. Ní ìrẹ́dì sẹ́rí kí n mo tiẹ̀ nínú gan n ò ní ga n ò ní gòkí mo fẹ́ má rí lórí n ò kébi ọ̀pá ìyàwó mi ẹ jẹ́ n rí ṣe ná sẹ́gbọ́n n ò àtijágun náà ti jí. ee good morning bọ̀dá gbẹ̀ngà. ọwọ́ àsìkò nìkan tó sì wù ú lórí ó kúnlẹ̀ rẹ̀ mú rẹ̀ mú o oh god mo ní that's good. ee bọ̀dá gbẹ̀ngà ee i dreaming one dream I did that. ìmọ̀lálà kan lóru o. bọ́ọ̀lù ṣe láwọn eh. ṣe. bọ́ọ̀lù ṣe láà. Mm, i dreamer that we are a wedding our marriage for church people are so much to clap it to clap it to clap it for us lèrò wá lọ bí omi mọlọdà wọn ń pàtẹ́wọ́ fún wa ní ṣọ́ọ̀ṣì wọn bọ sàmì àdúrà èmi ń lọ sí kórè ó tún dijọ́ mi bọ̀dọ̀ gbẹ̀ngà when are we sawing again mo níjọ́ abá sọ̀rọ̀ náà ni. but let me tell you a secret yo so that you cannot hate me. meat tẹ́ ẹ bá hu gbọ́ lẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́yìn mo ní mọ̀ ń gbọ́ èmi ti ní isu méjì o. Ah. <laughs> kí ni jẹ́ isu kí lẹ́ ń pè lọ́mọ i am too isu already mo lora mi dá lè yàn ṣe mọ o tiẹ̀ ká yìí láì sàmọ́ sangudu ẹ̀ a sàmọ́ sí sọ aláṣàmọ́ alámọ̀ mm, sí sọ lọ́jọ́ iwájú èèyàn mi lọ́ba sì nẹnu sí mi gbọ́ ògì èmi ló gbọ́ fẹ́ kí n gbà ń lẹ́nu ni ẹ gbọ́n tó wí ni gbẹ̀ngà mi sweet sweet n ò tẹ̀ dáhùn please come. Brother, your mouth for me. Won't you kiss me before you are leaving? Mo ní sẹ́mi kókó sí ẹnu òfurufú ìbò ìyàgò ni. Ẹyin burúkú wọn ló kò jẹ́ yọ. Eh, èyí ò tún wá kiri. Èmi náà ní pírọ́blẹ́mù kankan lọ́wọ́ yọ mí nú ẹ̀. Ẹ gbọ́ tamọ́jọ́ tamọ́jọ́. Tímọ̀jọ́ ń eh, eh, mọ̀. Ọjọ́ yẹn ti bá ẹ lọ. Ok, ìgboro Èkó ni mò ń lọ bí mo ṣe bọ́lẹ̀ nínú ọkọ̀ tẹ́nìkan fi gbé mi làwọn èèyàn kan bá wúlẹ̀ lọ́rùn yìí. òde o kábíyèsí ọba síjú adé olúbùsẹ ọní ọfífẹ ọní ọfífẹ òde o òde o òde o. àgbo bẹ́ẹ̀ dákun gbẹ̀gà ṣé ìwọ hmm. ló ń pè bẹ́ẹ̀. o ṣe mo ní bó ṣe rò mo rò mo ní mi náà kò sówó tí mo wá lè fọn mo bá sá wọ kọ̀rọ̀ kan lọ làwọn kan bá tó rí mi. mo gbọ́ yé mo gbé mo gbé fọláwíyọ̀ wàá bí fọláwíyọ̀ bàbá mo bá tún kó mbẹ mo bá bọ́lẹ̀ kurukurukuru mo bá tọ́ bá kò kí n sanwó fún onítàsí bẹ́ẹ̀ ni àwọn kan mi. asan gọvnọ rajira saki rajira saki rajira saki. mo ní mo bá kí làwọn ọmọ rẹ sàkánbá sáré wa bá mi àgbà mk ọkọ sí gbé àtúntò ọlọ́run dáná láàárọ̀ ní bàbá mi fúnra mk ò mọ̀ ní kúdí owó abiola mo bá kó nú ọkọ ekele didi tukú mọ bọ́ sí nínú bẹ́ẹ̀ làwọn ibo kan bá rí mi síàmù nsẹ́ríbe síàmù nsẹ́ríbe. sẹ́wọ̀n kan náà tó pẹ̀ bẹ́ẹ̀ o. mbọ wúmọ nǹkan bá ní nóbìàmù na ìgbìnẹ̀dọ̀ ìgbìnẹ̀dọ̀ ìgbìnẹ̀dọ̀ lẹ́nìkan ní get out ní òsì náà ń wáyà ń. àmọ́ yé ń wáyà ń wáyà ń wáyà sẹ́yìn gbà mo kó mbẹ ọwọ́ àwọn ìyá lọ́jà mọ̀ bọ́ sí mọ́ bọ́ lánìí ń rè mú fúta o lánìí ń awo bàrí wọ́ndà lánìí ń o lánìí ń èyí tí a ṣe mo bá ní kí á ní sèmi báyìí ìyá kan mọ ń bọ̀ ní ìyá kan bá gan ní mi mọ́ bọ́ ẹ gbà mí o ẹ wá wo ẹkùn babaláyé ká awo awo lọ́wọ́ awo èmi bò mo bá tún kó nu mú rẹ ń bọ̀ ń lè fìlà mo bá tún kó nu mú rẹ ẹ̀ ń gàngò làwọn kan bá tún mú mi Mandela Mandela ọlọ́ba yìí lórí ènìyàn fúnfún èmi ṣe Mandela mo bá bọ́lẹ̀ ọwọ́ àwọn ọmọ sukùn oh, wọn kọsí ọ̀gbùn kí náà ọmọ sukùn wí. sàásìnà ọmọ pétérù àgbàdo ọkọ sami àti sàmìsì nọmba star. mo bá lọ bínú jókòó sórí àga kan lẹ́gbẹ̀ẹ́ títì bẹ́ẹ̀ làwọn kan bá rí mi sífù ẹ jókòó àgbàdo yín o jùmọkọ bàbá jùmọkọ bàbá síwájú gbogbo wà láìwọn òpè mọjọ. a sì rẹ ní ọjọ́ mi. n kò ju wọn ọ̀fọ́ ah, ah. lẹ́yìn ìgbà mi ò jẹ́. olúwa mi. èyí ò wá kà mí.